ترها وترى أمتنا لقد أرسل الله سبحانه وتعالى نبينا محمدا إلينا ليكون رحمة للعالمين وقد حقق الله سبحانه وتعالى هذا الهدف على عباده الأولين من المهاجرين والأنصار آمنوا بالله وصدقوا رسوله واتبعوه في السر والعلن وجاهدوا في الله حق جهاده حتى أثنى عليهم ربهم سبحانه وتسامى ولكن ما بلغوا ما بلغوا من هذا الثناء الإلهي لما قال الله سبحانه وتعالى والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه ما بلغوا هذه المنزلة العظيمة إلا باتباع لهذا النبي من هو هذا النبي هو الذي ربى الجيل الأول فنقلهم من النقيض إلى النقيض باتباعه أوامر ربه سبحانه وتسامى هاجر رسول الله صلى الله عليه وسلم من مكة المكرمة إلى المدينة المنورة وأول عمل بدأ به ليقوي دعائم بناء هذا المجتمع الإسلامي بالمدينة الآخر بين المسلمين آخر بين المهاجرين sallallahu alaihi wasallam ẹ̀tọ́ bá dédé àwọn láti bá máa jẹ́ kẹ fún gbogbo wa Allah bá ní sàlẹ̀kún kí annabi wa bá ní sàlẹ̀kún ọlá rẹ̀ àti àwọn ará lé annabi àti sọ́hábà rẹ̀ kí àwa náà pẹ̀láwọn tó kẹ pẹ̀lú annabi sallallahu alaihi wasallam jọ́gbọ̀n alkiyama àwọn bí ọba dédé nínú àdáni kẹsì rẹ̀ kọjọ́ kọmọjì àwọn nan tí ó jẹ́ wípé yọ́ máa bẹ̀rù rẹ̀ ní kọ̀rọ̀ ní ti mànàfíkì tí

nínú àwọn tí ó bẹ̀rù ẹ̀mẹ́rù tòótọ́ ní gójèmì àti kọwà ìbádàmọ́ jama'a ta bá wo àwùjọ alẹ́rù táàwò islamu tánṣe táàwò in táà fi lọ síwájú táà tún rí iwájú lọ a rí wípé ààsọ àná wa máwò nini bẹ́ẹ̀ ni tí ẹ bá ní ká máa tò lẹ́gbẹ̀ẹ́ àná àbí òní gbogbo ẹn ń ṣe kò ní tó lẹ́gbẹ́ òní torí tó ní bá sọnù ànẹ́nuwó fi wà. Ànábì wa sallallahu alaihi wasallama àti àwọn dáadáa tó bá dẹ́dà fi ṣe lórí ìsìláàmù wa yìí àná wa nìyẹn. Nítorí pé reformation kí nǹkan ọmọ bàjẹ́ lọ́dá, kí nǹkan ọbàjẹ́ káfẹ́ tó ṣe kìí rọrùn. Nígbọ̀rọ̀ wá ń lọ bí pé ẹ̀mí rẹ̀ ọgbọ̀ sí tó ń sí, Ajina lahu rabbuhu subhanahu wa ta'ala bil Ọlọ́ni annabi wa fọ́nà ilẹ̀. Kúrò ní Maka, ma gbẹ́sìn rẹ̀ sálọ, min dárin dárin iman, ma lọ tí ma ti sọ́rọ́lọ́kà iná ìnálẹ́dì ìfọ́rọ̀dọ̀ àlẹ́kà al-Qur'an làrọ́dùkà ìlàmáàdì èyí tó gbàbẹ̀ fún náà padà ṣùgbọ́n lọ báyìí ní ẹlọ́fà tó fi wọnù sọ́ndà ìmọ̀ tẹ́mìdì bisnadi Hasan nígbò ń sọ lọ́lọ́ yìí lọ ọwá dúró kìkan ọwá ń gọmọ́kà lẹ́yìn ó ní ya Makka innaki la habbu ardillahi ilay Makka kò sí ìlú tí mo nífẹ̀ẹ́ tó bẹ́ẹ̀ ni ó ṣe báwọn èèyàn mi lé ni

àwọn kan ní ọ̀ṣọ̀ sí wọn lọ́dọ̀ yìí bóò ni wọ́n ṣe ní rí àwọn tí wọ́n dé ìṣẹ́ntọ́wọ̀ sí wọn lọ́rùn bóò làwọn tí wọ́n dé iná ò ṣe ní rí wọn àwọn sí ẹnkẹ́dá tí wọ́n máa tọrọ lọ́wọ́ ẹgbẹ́ èmi tí mo ti ń fún yàn ní ìjọ tí Abubakar ìgbà 40,000 dirham ní fi ń ṣòwò ní kápítà rẹ̀ àwọn òpópó lè ni o nítorí pé tíráàkù mi bá dáa pin ní mákàlọ̀dún náà lọ́rùn 13 dirham kò pé dírámù mẹ́ẹ̀dógún dírámù mẹ́tàlá inú ọ̀rọ̀ àkọ́mí kan tó tóbi jù tó fáyín jù ẹnìkan wá ní 40,000 dírámù lọ́yìn fi ń ṣòwò bí bá ń ta ràkúnmí kọ́ ní ọkùnrin ràkúnmí kan lọ́dà sí gan tó bá ra ràkúnmí mẹ́wàá 130 dírámù nù tó bá ra 100 1300 káwà dúró tí tí ń jèrè pẹ̀lú owó yìí lágbà tó ti pàṣán ó sì náà náà náà tó fi wá kú fọ́ọ̀sì 5,000 dirham lọ́wọ́ rẹ̀ níjọ́ tí ó sì jọ nítorí títí pẹ́mọ̀ owó tí ó rí ọlọ́run ó wá kó Mẹ́kà ó dé Mẹ́dínà náà irú òní wá wà irú àti rí bá wọn adúdíwọ́ sallallahu alaihi wasallam wá ní ọba dẹ́dà ti kọ́ mi bóò gbogbo bí kíbi tẹ́ bá wà láàbúdà mínà ní ìhọ́ ìhọ́ ìhọ́ wì ọ wà ní ẹ̀sìn wà lánàá ìgbẹ̀mẹ̀ lẹ́nì yóò tún wọ́n bẹ̀ lọ́la ìjọ́lọ ń parẹ́ ní ìdájọ́ rẹ̀ ìjẹyọ kanáà ìhọ́ wù ó ní ìmúra ẹni lọ́mọ ìyá النصارى واليهود كيف كانت في المدينة تلقى أبا واليهود مدينة àwọn fíà kanù. a mọ̀ àjíyùn tẹ̀ ń bọ́ láti maka bẹ ní ìfọ̀kànbalẹ̀ wọ́n ń pè kí ìrìnkì ní báńdù báńdù òun ní ìlú òfin tí a bá ń kọ tí a bá ń kọ lọ wípé gbogbo ẹnikẹ́ni tó bá ṣẹ̀ṣẹ̀ dé ṣíkàndá ẹni ìlú tó rí tó ti kọ́ máa bọ̀ ilé ìmáàmù ní ọkọ̀kọ́ dé sí o ẹnikẹ́ni ò gba àyàn ọdọ́ ibi tó parí sí ìwọ́n pè ní báńdù kan

tí ogun bá fẹ́ wọ Mẹ̀dínà tàbà ná 100,000 dirham ẹ ma gbé 20,000 lẹ́wọ́ nítorí wípé inú ààbò ìlú ilẹ̀ iná ti ń sẹ́nì ẹ bá fẹ́ travel out inú yí sẹ́nà pé wọ́n bá wájá lọ́wọ́ kùrẹ́ṣì òdì àgbádùn wà rí ń fẹ́ travel ẹ bá fẹ́ gbàlejò jẹ́mọ́ àwọn kan wá láti maka wọ́n kan wá láti Medina ṣẹ̀yìntọ́ níbi tí ó máa gbà wọlé ní kakọ́ ma sẹ́kù lẹ́mí wọn ọ̀dá fa'áhọ̀ sọ́sọ́lọ́bẹ̀ ìnáhùn lára tó tó fa ìhọ́wì àwọn alfawárikù alkọbalíyà ìdílé ọ̀pápọ̀ Nàìjíríà náà láwọ́ alhamdulillah ṣùgbọ́n ẹ̀yìn ajé àmúyí ìsẹ̀mí mo fi sí chikanda mo wá láti kìsì láti sàkí láti gbẹ̀tì látọ̀yọ́ láti òkèèrò ìṣẹ́yìn mo wá láti àgbó ààrẹ àgbó àmàdù sẹfẹ̀tẹ̀rí tẹ́lẹ̀ àwọn àpàrapọ̀ bí gbọ́n làwọn sọ̀hábà náà ó kọ́ kẹ́kẹ́ kó gbọ́ àwọn tí ó tí àwọn Hausa yálò tẹ́pẹ́ mọ̀hájìrì mọ̀hájìrì ìlmọ̀hájìrì ẹni tó fi lé fọ́nà alẹ́ tó wá dolo sí torí pé ń sá kó òdòdó èsù tí ń sá lọ bọ́lọ̀ kí n tánṣà sáwọn sí ìpẹ̀jú ń àwọn olówó ni àwọn fi lé àwọn èèyàn kan lọ ju 45 lọ 45 àwọn ará Madina tó lè gba sọ́dọ̀ ó pé 45 náà ni wọ́n mú nínú ara òde apákanilò 50 ni gbogbo wọn jẹ́ 100 papọ̀ níbi ìrọ̀yà àtàkọ̀kọ́ wọ́n 90 ó sàmú wọn kọ̀ọ̀kan lágbàjá ìtúwọ́n mọ̀ sọ́rọ̀ látò nílọ ó ti di ọmọ ya tàmàdù nígbà tó bẹ̀rẹ̀ padà pé irú wà náà ni wọ́n pàfà. Àtànásùhù, bákan náà, àlà ìlànà àwọn ànẹ́bìdá, gbogbo ìhọ́rù tí ń ṣe yìí àwọn kan náà bẹ̀ tí wọ́n láti mọ́kà àtọ̀jẹ́ wípé dáadáa sì tó sẹ́kù lára wọn àbẹ́bìnà tó ṣe ìhọ́rù fún ẹ̀nà ó tún fún ẹnú àwọn èèyàn mìí gẹ́gbó se ṣe fún Hamza Hamza ò sínú olùsìnú ẹni tí ẹrù bà ó fún Hamza ní Zaid ibn Haritha wípé ọmọ ìyá rẹ̀ nù ẹjọ́ àpapọ̀ òun náà mú Alì fún rárá rẹ̀ radiyallahu ta'ala anhu wa arda ó sì rọ̀ wà mú wọn kọ̀ọ̀kan

وهجروا من بعد وعمل معكم فأولئك منكم وأولو الأرحام رفلهم دي قد سورة الأنفال وأولو الأرحام بعضهم أولى ببعض في كتاب الله àti nínú sórọ́tù làzáàbì náà ìgbẹ̀rún tó wá yọ kájogun ara ẹni kó ọ wá sọ ògbò ìkùkù kí wá ní ìhọ́wì ìhọ́wì wá bẹ̀rẹ̀ àwọn tí wọ́n Mẹ́dínà wọ́n gba àwọn ará Mẹ́kà ìmára ó ń mọ́mà ìyá rẹ̀ lọ́lé nìkọ̀ọ̀kan. Salman al-Farisi o ń se ọlọ́run fún ní àbúdàrdá o fi Salmanu lé àbúdàrdá ìlọ́wọ́ ṣe gbọ́ pé Salmanu èèmà ọlọ́run ń bẹ lára ti ẹ̀nà láti Farisi bàbá rẹ̀ inú lórí àwọn olóòsàlù wọn tí ń bọ́ná bàbá wá nífẹ̀ẹ́ rẹ̀ pọ̀ wípé àléfà tó náà rẹ̀ lójú ọ̀nà màjúsí táwọn sí ìwọ̀lọ́mà bọ́ná ìtìmbàsímá Eh, Salmanu ọlọ́run rẹ̀ rẹ̀ o gbogbo tó bá ní ìdí tí tó fi ìrìn àjò rẹ̀ ìrìn àjò yẹ́ tí è se tí èyàn lè sọ́dọ̀ wákàtí kan tó fi jẹ ara Madina òun náà a ń sọ́bà mọ́ sọ̀rọ̀ nípa rẹ̀ pé ta gbúra ara wa Salmanu minna Salmanu min alil bait Salmanu yìí anúsọ̀sán fà fún Abu Darda wọ́n sáàrùn-ún rọ̀bí òní fún ní Abrahamu bin Auf wọ́n fún wọ́n fi lé Sáàdù bin Rabi lọ ìwọ Sáàdù ìwọ ma kíta fún ọmọ ìyá rẹ̀ ó ń kálukú wá gba ti ẹ̀bá káwà sọ nǹkan méjì nǹkan àkọ́kọ́ Sáàdù bin Rabi ohun àti Abrahamu lọlé wọn lọlé bí a ti dé lálẹ́ jọ́nà orí ya áhì àwọn ti gbàbá wọn nítorí pé wọ́n هذه المعاخات على عقيدة إسلامية متينة wọ́n mọ́ lórí ìgbàgbọ́ kẹ̀kẹ́ náà ọ̀kan ṣoṣo lọba dẹ́dà tí ó sì ní wa tí lọ sáwó ọ̀kan ṣoṣo lọba dẹ́dà tí ó sì ní wa tí lọ yọ́lẹ̀ dá ó tún ní ìgbẹ̀kẹ́ lé tí ń forí balẹ̀ fún ó ní ìrẹ̀kẹ́ tí wọ́n lọ sí ilé wọn ẹ̀mí wá papọ̀ nítorí pé ọkàn ti papọ̀ fọba dẹ́dà ìyọ́mà yáàmì alìsàsánà sọ́bẹ̀ inna li malan fahuwa bayni wa bayna shaytan mo ní o àwọn ará mẹ́tẹ́lẹ̀ gọ́mọ̀ kùnmọ̀ lówó láti mo se ń bọ́ sọ̀rọ̀ lọ owó mo àtọ́máwò lẹ́nu wà ìdí mọ̀ràtán mo ní ìyàwó méjì fẹ́ǹdọ̀ ayyúhùmá àhábò ilẹ̀ òtọ̀líkò ha fẹ́tìzàwọ́jú ha in kọ àwọn méjì in mú a méjèèjì dáadáa èyí tó bá wọ́ ìyàlówọ̀ ni ìyàwó lówọ̀ máa kọ̀ tó ti parí ìgbà rẹ̀ kí wò mú ó máa fẹ́ lọ oko tí mo ní oko láméjì ni náà ìrìwáyà mi ìwà lókò ìwáyà mi ìwà lówó ma jáde kó mẹ́ ìmú ọlọ àjọrin lọ nìbọ̀ èyí tó bá wùn bí jíjẹ́jì tí kápẹ́ oko kaṣù lọ fẹ́ mú kápẹ́ oko soya beans lọ fẹ́ mú ṣùgbọ́n àkọ́kọ́ rìn lọ náà ṣùgbọ́n lè bá ti wọ̀ mẹ́ àwọn tí ọba dẹ́dà fi pilẹ̀ ẹ̀sìn wa bí ẹ sì rí láàrin ara wọn ẹnìkan ní bẹ́yàbẹ̀ ẹnìkan ní ti ń ṣẹlẹ̀ ẹjá lọ́nà súnrẹ̀ ìdá ìmọ̀ tí rìbìnà hadith anas malik rọ́dí allọ́ta nà rọ́ anas malik ní àwọn mọ̀hajirun gẹ́gẹ́ fúnra wọn sẹ́ẹ̀mọ̀ wípé in wọ́n olówó lọ́pọ̀ wára ó bá di pé ìsónípọ̀ yìí ti dé wọ́n bà mú àlòkò tí wọ́n bá ti mú àwọn ara makàdókò làwọn bà máa tẹ dàbí inú pa dàbí wọ́n sẹ̀sẹ̀ máa lọ ni wà aládẹ̀ ni kí ìgbọ́n pa kìíní tí wọ́n sọ pé wọ́n ti gẹ̀kìní kan lórí kúrú ẹmà yẹn ẹlọmọ kí lọ́gbà nàbí ẹjá ọlọ́n ti sí ohun ti gílẹ̀ o ọya ẹ̀tì kóngò bọ̀ ẹ̀sà méjì bí àwọn àǹsọ́rí se ń sí dáadáa yìí kí sí kí sí sí òun nílé kọ̀ọ̀kan ọwọ́ ọpẹ́ ohun wá ti bẹ̀rẹ̀ ọkẹ́ ní ìkẹ́kẹ́ lájọ́ ń lé àlìjẹ́nà ọba kẹ́kẹ́ lágbàkọ́ táà ní ìlú agbẹ́bìkẹ́ láńtẹ́ ilẹ̀ ìwé kẹ́lẹ̀ Ah, ah kí ló fẹ́ fa kékèdù kí ló fẹ́ fa tẹ̀m̀bẹ̀lẹ̀kún nínú mi sọmọ ìyá mi bóòlù rẹ̀ ó sì máa lékún tí nùgbọ́n wá bàjẹ́ gbogbo yìí ti pòlú ẹ̀mí wọn wọ́n bá lọ bẹ́ àwọn ọmọ àjírùn bá sí ní ti ìjọ kan wọ́n pọ̀ láàrin àwọn mọ́sùn ẹni tí ẹ̀bù lẹ̀ sí ìsìn sí ẹjọ́ ń lóko ah, ní ó okùn ilẹ̀ báyìí kódà nígbà tá a pin olótò ọjọ́ máa yá ìsídádá sọmọ̀lá kejì àwọn ilé ìtíkò lọ máa lọ́pù àwà ah, jẹ́ ní ẹ̀yẹ̀ tàbá dálì jẹ̀ náà tó bá jẹ́ àríwá náà lẹ́nì náà ta lọ fẹ́ ṣe tí ó dùn bá kò sí èèyàn ọgbọ̀ torí ẹ̀ iná sí náà ni òjì alọ wájú sáwàrú wípé bá ṣe náà yọ ọ̀tàn ni wà láìkò nìta لما جاء من حديث أبي على الماري والحديث مخرج في السنن من ترمذي بإسناد صحيح وسؤالني ثلاث أقسم عليهن ووحدثكم حديثا فاحفظوه إن كما تكن بما صفين ọlọ́run ní tí bá ti ń sọ̀wọ̀ kankan kí máa búra kẹ́bẹ̀ bí ọgbà búra tí bá búra sọ̀rọ̀ tí ó búra ṣe ti ń sọ kan kí búra kó wà lọ́dọ̀ sí nínú tí wọ́n sọ̀rọ̀ kí ti sọ̀rọ̀ ẹ̀kẹ́ta kí sọ̀rọ̀ wà kọ́kọ́ ó sọ̀rọ̀ ọ̀wọ́ wí ó ní mọ́nà ọ̀sọ̀ máa lọ àbúdé ní sọ́dákọ̀ wọ́n lọ́ọ̀hìn ẹni kò ni máa ná torí ìtọ́lọ́ ìtọ́ ẹgbẹ́ torí ìtọ́lọ́ láfi ná ẹ̀rù ní báwà ẹni kò ní ná nítorí ìtọ́lọ́ kọ wá ti bẹ̀ dólùsí wà lọ́ọ̀kù ní dólùsí bárbí ìṣẹ́rọ èmi náà sọ bẹ́ẹ̀ àwọn ilé ẹ̀rù ń bà wọn náà tó bá jẹ́ láàrin ara àwọn kan bá mọ́ra wà pé ẹjẹ́ àlọ́ bá nàbì sallallahu alaihi wasallam ká sọ tó ju wá ń kẹ́yìn fún ní bá dìde ní bá kọ́ sọ́dọ̀ sọ náà wọ́n ni ya Rasulullah ila nabi àhàláàfù àbí ìlàfáàwù kòrèṣì ni wọ́n àwọn bànú Khuza'a ìlàfáàwù bànú Hashimi ni wọ́n tẹ́jì àwọn bàbàrà rẹ̀ sàrásálàm àwambọ̀ ó ń ṣe ọlọ́run wa ni ọlọ́run ti gba ìsìlámù láyé o àwọn ìwà mọ́ bára wọn ṣe ń gbà náà wípé èmi la hilifa fil Islam kátún jọ jẹ́ mùsùlùmí láàrin ara wa ń bí kátún wa kán méjì kún múra wọn lọ́rẹ̀ lọ́tọ̀ wọ́n wá ní tájọ máa gbogbo mùsùlùmí yòókù o sì nú àánú àti ọmọ o tó ọba láàánú èmi ló ṣe fún tèmi náà bá láàánú ìwọ máa fún lẹ́yìn ibi àti àfi tó bá yẹ pé ẹ̀bá lọ́pọ̀ kò lè ju jọ mẹ́ta lọ jẹ́ fìlú because mo sáwọ̀ pé káìmù tájọ èmi náà lọ́nà pé kí n tún ní change the error tí ìrajà àwọn èèyàn dẹ́mọ̀ tú ìmáàmù so kí ní òtún fi lè circulate láàrin ara wa bí mo sì gbọ́nà sí lọ láà ìlú fa fíbi Islam ẹwà àti ìyá àwọn kìsì lówó wọn ọ̀sán ẹjẹ́ adẹ́gbọ́n mọ́ sakílẹ̀ kí ni problem ta ní àwọn náà ẹjẹ́ adẹ́gbọ́n bàbá mẹ́rin ọ̀rọ̀ ọkọ̀ rẹ̀ wá láti lé ìjọba pín fún ẹ̀jẹ̀ padà sí ìgbẹ̀tí padàpọ̀ dábà tí ìlẹ̀ sẹ́ntà bí àti ìlẹ̀ túnmọ́wó táàsì tó ń pàdé mọ́sálásí láàrín fàfíì Islam àjọṣe tí ẹlòmí ò ní nípìnú dáadáa bẹ̀ kò sí mọ́ láàrin yìí o rí bẹ̀ wàhádà kọ́bùlà nùzúlù hijab sáájú kí áyà hijab tó sọ̀kalẹ̀ lọ́bá rí ìyàwó rẹ̀ mútàbà nílá obìnrin aṣọ tí ń bẹ lọ́rùn rẹ̀ èyí olé olé méjì ìkìsà tí bá lè yí kọ́ orí dada mẹ́wàá irú aṣọ olè wáwọ́

yóò bẹ̀rẹ̀ kìí àmù lè látẹ́yìn ṣáì ṣúwí àṣàlmọ́nù ní mm, ọ̀rẹ́ náà súnmọ́ so ọba so nígbà pé o tún bóòdì kápẹ́ bí 12 o ti Salman ní àkílónú ẹ̀ṣọ́ sọ́ọ̀sọ̀ ní Salman à ń so náà tó sọ sí falamma kánù fún ilé láàfin nígbà ojú ọwọ́ gbẹ̀yìn ooru ìgbẹ̀yìn bóyá bí 430 ọba ní al'an di afẹ̀mọ̀jú ó ní ilé ọmọ ìyá mi inna li nafsika inna li rabbika alayka haqqan wa li nafsika alayka haqqan wa li ahlika dáálé kámọ̀ sọ dáadáa fúnra wa kámọ̀ dáálé kámọ̀ síra létí kámọ̀ dáálé kámọ̀ rí wípé ẹnì ká fẹ́ jí ọ̀fẹ́ káwà tó ràn lọ lórí kó jí ọ̀fẹ́ Islam wà nù ní paríparí a ń pè ẹnìkan ní Jarir ibn Abdullahi al-Bajali rọ́bìlù tayyib rọ́bì alọ́tànàbọ̀ Jarir ń sọ nínú wáyà tó fẹsẹ̀ múlẹ̀ wípé mọ́rọ̀ wà nasara salam qat illa tasama la waji ìmọ̀sílọ́rọ̀ ànábì ò rí rí báyìí láyé ikú ń dúlọ máa ṣe lọ bóyá ń bínú ní o bóyá ń sí wáṣí lọ́nà bí sẹ́rẹ̀ ní o àdìdí ọ̀bẹ̀ sínú ààrẹ rẹ̀ èmọ̀ ọlọ́m̀bẹ̀lára jẹ̀rírù yẹn ó sì pọ̀bẹ́ jẹ̀rírù lẹ́yìn ìgbà tó ń sí ọlọ́run papòdà tán lọ bá mú ọ̀kan nínú àwọn bí kéyìn òkó bí ní 200,000 lápẹẹrẹ pé lọ rí rárá kò mẹ́wàá nílẹ̀ Benin ẹ̀rú ìgbàgbò ọkọ̀rí ọjà ní ọ̀dọ́jà lọ́bàrà ràkùnmẹ́dé ràkùnmẹ́ bá jẹ́ dédé ràkùnmẹ́ 1 million ah! jẹ̀rí mi èlò lọ́lọ́rọ̀ ràkùnmẹ́ ó ní 200 lẹ́ fún mi mo rà ní 195,000 kọ́dà 5,000 tó kúrè ah! ràkùnmẹ́ lẹ́ ah! ọ̀gá amọ̀ nǹkan ràgbùra wa lọ bó ṣe dánumọ́ nǹkan

lẹ́kọ̀ọ́ bá ní àti ẹ̀mọ̀ pèsè àbẹ́lì ẹ̀kọ́ jáde ní tí sí lẹ́bá ṣùgbà rẹ̀ pé wá ah, ó gbogbo náà wọ́n sọ́jà ẹgbẹ́ tajà náà ó náà wérè wá ní ẹgbẹ́ rajà náà ó náà wérè wá ní irú kílé jẹ̀rí ìrù ní nǹkan kan bẹ tó jẹ́ àdéhùn láàrin mi àti ànàbì sọba dẹ́dà kí wà ní nǹkan náà gan àdébì wá dá àwọn wani ní ala an tunansiha kulla muslimin tí orí wọ ìjẹ̀rírí tí o lè dúó pẹ̀lú islamu olóògbò ọ̀dà látò ní ìlọ mọ bá yá ààrẹ lórí àdéhùn kan kí làdéhùn náà ọ̀ gbọ́dọ̀ rí mùsùlùmí báyìí tó kù díẹ̀ káàtò fún tó fẹ́ já kótò àfikò sí létí tèè jáde láyé mùsùlùmí pọ̀ gbọdọ̀ fẹ́ sunkún kọ́lọ̀wájú ọmọ pé tí ó palẹ́kọ́ rẹ̀ àfikò tètè dìde sí oní tí mo bá yà nàbí sínú àdéhùn ni mo ti ṣe fọba ẹgbà ah, ẹni pọ̀tà àdéhùn yìí ilé ìwà pẹ̀ wọ́n ni a ń kọ́dà kọjẹ́ lórí ara àwọn báwọn sí rínú jẹmọ́ra ìgbà tí a bà tó sọ tọ́ lọ pẹ̀lú àwọn àsìláàfù àti ẹlọ́sáàtíwà pa lórí kíni o lórí mímbà ìgbà ní ìsìláàmù wá tó ń padà sí tó ẹ̀kọ́ jẹmọ́ra ó sọ lọ́run kìí sí wa صحابي يخرجون ذلك في العطاء بسنة الصحيح الحديث أبي هريرة أرسلني إن الله يرضى لكم ثلاثا ويسخط لكم ثلاثا إنت تكن بتبتسي يا ماري يرمو لهم ماذا كانت وأن بتبتسي يبنوا لهم ما بدأوا إن الله يرضى لكم أن تعبدوه ولا تشركوا به شيئا ee ẹ̀dàkùn ọba dẹ́dà fẹ́ kẹ́ máa sìn ẹ má pa nǹkan tọpọ̀ mọ́

bẹ́ẹ̀ ní ìjókòó ní ọkọ̀ tí ó bá ti rẹ́rìn pé àmì ah, ti rẹ́rìn <laughs> ẹ̀lẹ́ àmì àbẹ́rẹ̀ ó ṣe mọ́ra lọ́nà ní <laughs> ìyàwó ìmọ̀ sọ fúnjẹ́ ìtọ́jú gbọ́nà fẹ́ gbọ́nà gbọ́nà sọ fún ìrẹ̀ burú kí o fẹ́ wọ̀ ìwọ́n kọ́ ọ̀dánù agbófà tálá ó ti pọ́ aláṣẹ pé ká dì mọ́kún Èmi bá dìdì bàbá àti ìwé àndé kọ́kọ́ káwọ́ mọ́lẹ́ bí àkáyé. tí o ní ìsìláàmù wa ni pé sáwọn ti soríire tí án bóòlà wa náà ṣe soríire tí án náà bóòlà àṣẹ ní ìlú àjọṣe bóò ní àṣẹ mọ́ àjọṣe dáadáa tó jẹ́ wípé èmi ọmọ ọlọ́run ọba sọ̀tara ní tí ìfìmọ̀ yọrù sí inú wà ń tún náà sí òun wà láhùn lọ́wọ́ ẹ̀ntọ́lọ ń bá ní kọ máa darí yín tó bá fẹ́ sí mistéèkì ẹlọ bá níbà tẹ̀lẹ́kọ̀ kìí sí imam imam ẹjọ ẹmọ fẹ́ kẹ́ máa ṣiṣẹ́ ti dára àdíkẹ̀ lórí búlà ní ìtẹ̀sọ́lẹ̀ kan ẹ̀rọ ọ̀tọ́ nípa àyà mo ti pa imam ọ̀rọ̀ wà kí ọ̀sẹ̀ sáyé bí i mẹ́jọba ohun tí sáàjì tí mọ́mù láwọn mú yìí àwọn fàájì sọ̀rọ̀ orí àdàmọ́rí ó sì kọ́dà ìrìdá ìmọ́mù mú wá kèèsẹ́rì tó fẹsẹ̀ mọ́lẹ̀ ọ̀nà imam pẹ̀sẹ̀ tó náà nìyẹn ọ̀ tẹ́lẹ̀ tó fi lórí burúkú tẹ́ bọ́sù ní mẹ́bàrí imam bí a tó síbẹ̀ máa já yín bọ́ wọ́n tún lọ́síhù lọ́síhù mọ́wà lọ́wọ́ ọmọkùn ẹn tó rùn bá ní ọmọ àdarí ẹmẹ́gbà kẹfà náà tẹ́bàrí pẹ́fẹ́ jí òfin ṣùgbọ́n pẹ̀lẹ́pọ̀ ní ẹsìsí ó ṣe ọlọ́nkà mẹ́ta ó tún wá kàmẹ́ta tó bá dẹ́dà tó ní ohun ní nífẹ̀ẹ́ síta bá ń sí alákọ̀ọ́kọ́ oní ẹ̀mí kíílà wà kọ́ọ̀lù kọjẹ pé wọ́n ní wọ́n pé láàfí máa darí láàrin ara wa ká jókò ká sọ̀rọ̀ wákàtí márùn-ún ká mẹ́rẹ̀ tó sẹ̀lú jù wá mẹ́ sẹ́gbẹ́ pé àbúrú sẹ̀gírà wọ́n ọgbọ́já rẹ̀ òkúrú ti lọ sóyà rẹ̀ <laughs> olórí gbogbo kọjọ́sàká kọjọ́sàká lẹ́sìn sí ẹjọ́ ń ṣe bísínẹ́sì because alhamdulillah àbúrúsẹ́ náà jẹ́ sàká wọ́n kúkú pariwo ẹ̀ gbogbo alágbọ́ mọ́sí wọ́n yọ 50 million sàká gbogbo ní ṣìkàdá ẹjọ́ àti pariwo sàká rẹ̀ kọ̀ yọ́ ni nípa tí ẹ ọ́ta olè ó gbóòrọwọ́ rẹ̀ ọba ti àwọ́mọ́ra ní máa kówó lọ ìsànà àwọ́ olùsì jẹ́ tàbí ọmọ lọ́lọ́sì ti kàlá tàbí ọmọ lọ́lọ́sì òtún lórí gara rẹ̀ pàtàkì ṣe bọ́ bàdẹ́rẹ̀ èèyàn máa ń ké gbàjáde sí kí ìlà wà kọ́ọ̀d kákọ́kọ́ jìnà sí wà kẹfàtà ìbéèrè tí ò nítumọ̀ ìbéèrè tí ẹgbọ́n tí àbá fún jẹlé olókù jẹsàrí tó fẹ́ kúrù méjì sínú ẹgbọ́n òun ìgbà wẹ̀rẹ̀ tánàwọn gbogbo ilé gbogbo bèèrè tí ó imam ẹjọba bèèrè kápónísì èèyàn lọ́gbẹ̀gẹ́ nísì omiwá omi díẹ̀ náà lọ́wọ́ tí ẹ lè fi bọ̀tíwọ́ kómìnà fún àti pọ̀tínà sí bí ẹ lè fi pọ̀tínà lẹ́sàlùwàlá bí àmúnisíé bí àwọn nǹkan tí ọ̀dọ́ra wọn imam ṣe láwọn omi táà ìbánu lémọ̀ yẹ ní mẹ́júmọ́ tọ́sí sí friday ṣe báwọn òkú lọ́wọ́ máa mú ó ṣùgbọ́ ìmìnira wà sí yóò sáwà bí ọ̀nà kan agbègbè àwọn èèyàn lẹ́rìn gbé wọn kú òbí dára tẹ́ ń sọ lọ kí ó fi padà sí nǹkan mí wà ìdọ́ àtàlìmọ̀ bákan náà kéèyàn ọmọ arábíkíà láre èmi mọ́ lọ́kọ̀ mi kọ́ mọ́ wà wà gbogbo tó ọba tó ṣe fún àná ọba dẹ́dà onítàbá ń lò dáadáa ni àwọn nínú àdáni kàsí rẹ̀ gbogbo àṣẹ nǹkan àṣẹ ní máa pa adéchìkà ń dáyé abábẹ̀ tó tutù kò ní gbóná fún ìbẹ̀wò mo ń gbọba dẹ́dà nínú àgbàníkàsí rẹ̀ abayín pẹ̀lú ka annakum ala qalbi rajulin wahidin bí ẹni pé ẹwà tó wá jẹ́ pé ọkẹ̀ ẹyọ ni ní gbogbo yín lò ọba dẹ́dà tó bá jẹ ọ̀lá ẹ̀ lè fánká ní ti àdánwò mo ń gbọba dẹ́dà kọjọ ọdá kan nílùú wọ́n rùkú wọlé wọ́n rùkú gbóre ọlọ́wọ́ fi sàdánwò fẹ́ ń bẹ̀ wọ́n rà ní kẹsì rẹ̀ ìfọkànbalẹ̀ ọlọ́run kò gbogbo ẹ ma wá dáadáa sí ọba dédé ó sì máa bá ń kọ́ yínú bí hakila haula wala quwwata illa billahi rahim alhamdulillah alhamdulillah alladhi khalaqa as-samawati wal arda wa ja'ala adh-dhulumati wan nur thumma alladhina kafaru bi rabbihim ya'dilun thumma usalli wa usallimu ala mab'uth rahmatan lil alamin nabiyyi ar-rahmah nabiyyi at-tawbah abil qasim allahumma rabbana salli wa sallim wa barik أما بعد عباد الله أوصيكم ونفسي بتقوى الله هذه وصية خالقنا لجميع خلقه قال الله تعالى ولله ما في السماوات وما في الأرض ولقد وصينا الذين أوتوا الكتاب من قبلكم وإياكم أن اتقوا الله وإن تكفروا فإن لله ما في السماوات وما في الأرض وكان الله غنيا حميدا أمة الإسلام بعث الله إلينا نبينا محمدا صلى الله عليه وسلم رحمة لنا رحمة للعالمين قال سبحانه وتسامى وما أرسلناك إلا رحمة للعالمين هاجر رسول الله صلى الله عليه وسلم بأمر من الله من مكة المكرمة إلى المدينة المنورة مجموما حزينا مهموما قائلا يا مكة إنك لا حب أرض الله إلي ولولا أن قومي أخرجوني به ما خرجت فتوجه إلى ربه سبحانه وتعالى بالدعاء ثم أمنه ربه سبحانه وتعالى بقوله إن الذي فرض عليك القرآن لرادك إلى معاد استقر صلى الله عليه وسلم بالمدينة بعد قدومه المدينة وجمع أصحابه وبدأ في بناء مسيره الشريف ثم أول عمل بدأ به أنه وجد المدينة على ثلاث فئات فئة لليهود وفئة للمهاجرين وفئة للأنصار وجعل الرسول صلى الله عليه وسلم بينه وبين اليهود بنودا كتب عليهم وأشهدهم عليها واقرهم عليها ولكنه عاقوا بين المهاجرين والأنصار حتى صاروا كأنهم على قلب رجل واحد اختلفت الرواية في عدد من آخر صلى الله عليه وسلم بينهم من المؤمنين أي من المهاجرين والأنصار قال بعض أهل العلم هم هم خمسون من المهاجرين و من الأنصار وفي رواية أخرى بل هم تسعون رجلا خمسة وأربعون من المهاجرين وخمسة وأربعون من الأنصار وقد آخر صلى الله عليه وسلم بين حمزة ابن عبد المطلب رضي الله تعالى عن أرضاه وبين زيد بن حارثة رضي الله تعالى عنهما أرضاهما وآخر صلى الله عليه وسلم بين نفسه وبين علي بن أبي طالب وآخر صلى الله عليه وسلم بين سعد بن الربيع فيه وزوجها غير عدتها وهكذا وهكذا حتى جاء من حديث انس بن مالك رضي الله عنه عنه ان المهاجرين اجتمعوا يوما وبداوا يتحدثون عن نصر الانصار لهم ونصرتهم عليهم ودعوا إلى رسول الله صلى الله عليه وسلم وحزن عليهم كثيرا بقولهم والله قد قدمنا على قوم هم أكثر الناس إحسانا من كثير وأحسن مواساة من قليل إلى آخر هذه القصة ثم أمر صلى الله عليه وسلم بقوله لا ما دعوتم الله لهم وأثنيتم عليهم بارك الله ولكم في القرآن والسنة ونفعل الله وإياكم بما فيهما من الذكر الحكيم أقول ما تسمعون أستغفر الله العظيم لي ولكم فاستغفروه إنه هو الغفور الرحيم الحمد لله وكفى وصلاة الله وسلام على عباد المصطفى الله أوصيكم ونفسي بتقوى الله قال الله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله اتقوا الله ولتنظر نفس ما قدمت لقد واتقوا الله إن الله خبير بما تعملون أمة الإسلام لقد دعا رسول الله صلى الله عليه وسلم كثيرا للأنصار لأنهم جاهدوا في الله حق جهاده لما قسم رسول الله صلى الله عليه وسلم ونائم حنين وجد في أنفسهم بعض الأنصار بل من جلمانهم واجتمعوا ووجدوا في أنفسهم شيئا لا تملكه نفوسهم فدعاهم رسول الله صلى الله عليه وسلم فجمعهم فقال رسول الله صلى الله عليه وسلم يا معشر الأنصار هلا ترضون أن يذهب الناس بالشاء والبعير إلى رحالهم وترجعون برسول الله صلى الله عليه وسلم إلى رحالكم والذي نفس محمد بيدي لما تنقلبون به خير مما ينقلبون به لو سلك الناس واديا لو سلك الناس شئبا أو واديا وسلكت الأنصار شئبا أو واديا لسلكت شعب الأنصار وواديهم الأنصار شعار والناس دثار اصبروا إنكم سلقون بعد فاصبروا حتى تلقون الحوض وفي رواية فقال رسول الله صلى الله عليه وسلم اللهم الله رحم الأنصار وأبناء وارحم أبناء الأنصار وارحم أبناء أبناء الأنصار وهكذا نالوا هذا الخير لأنهم قاموا بما أمرهم به رسول الله صلى الله عليه وسلم وفازوا وأثنى عليهم ربنا سبحانه وتعالى بقوله وَلِنَ تَبَوَّأُ الدَّارُ وَالْإِيمَانَ مِنْ قَبْلِ يحبون من هاجر إليه ولا يجد في أنفسهم قادرة مما أوتوا ويؤثر في أنفسهم ختم الله أعمالهم بالقبول وبالرضا بقوله والسابقون الأولون من المهاجرين والأنصار والذين تبعوا بإحسان رضي الله عنهم ورضوا عنه وأسأل الله الذي لا إله إلا هو أن يجعلنا وإياكم ممن يستبعون القول فيتبعون أحسنه اللهم ربنا عز لسوى المسلمين اللهم ربنا عز لسوى المسلمين اللهم ربنا أعز لسوى المسلمين ودمر أداك أداء الدين اللهم ربنا دمر أداك أداء الدين من اليهود والنصر والكفر الذين يقتلون أولياءك ويصدون عن سبيلك اللهم ربنا عصم عددا واقتلهم بردا ولا تبك منهم أحدا اللهم ربنا انصرهم المستضعفين من المؤمنين والمؤمنة في كل مكان وانصر المجاهد في سبيلك حقا في سائل أوطان اللهم ربنا بيض وجوهنا يوم تبيض وجوه ليائك ولا تسيد وجوهنا يوم تسود وجوه ليائك يا أجود الأجودين اللهم ربنا وحد صفوف المسلمين اللهم وحد صفوف المسلمين واجمع شتات المسلمين اللهم عاملنا بما أنت أهله فأنت أهل التقوى وأهل المغفرة ولا تعاملنا بما نم أهله فنحن أهل الذنوب